الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتي فون النبوة محمد صلى الله عليه وآله وسلم إليه جاك في بارا وصحبه نبي خطبة عليني ونكاك صدية ننوى وانفاني أتي توما سورة الفاتحة súratul fatiha ó jẹ́ súra tó ṣe pé àwa mùsùlùmí a lè mọ́ ka ní orí ìrun lójoojúmọ́ ẹn tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ ọkùnrin ni ó kéré jù lójúmọ́ kan ó ké súratul fatiha ní 17 times ó kéré jù láti gbà tó bá ti bàlágà o títí tó fi wọnú sàárè ojoojúmọ́ ó tẹ̀ wá kéré àwárí kọ́ o ó ké súratul fatiha ní 17 times ìdí ni pé ó kí súbíhì lẹ́ẹ̀mejì ó kí zúrì ní rákà mẹ́rin ó kí asìrì ní rákà mẹ́rin ó kí magribu ní mẹ́ta ó dẹ̀ kí ìṣà ní mẹ́rin gbogbo ìrun sì ní òun náà ti máa ké súrọ́tùl fatiha súrọ́tùl fatiha yí ń kọ́ ẹn tó bá wá jẹ́ obìnrin lẹ́yìn àwọn ìgbà tán bá ń ṣe nǹkan oṣù àbáwọn nǹkan míì ní tí ó kọ̀ fún láti kírun onìkan ni wọ́n ní ẹ̀ka wà ilá àwọn ní súrọ́tùl fatiha ìdí tí wá ní pé suratul Fatiha ń kọ́ ẹni tí ò bá ké lórí ìrun onítọ̀hún ò ní ìrun yálà kí bóyá ò ké rárá ni àbí tọ́lọ̀ bá sọ sínú bẹ̀ nǹkan ni wọ́n ké tẹ̀bí ẹnkàn mí ni wọ́n ká ìwọ náà ò ní ìrun so bá ṣe wá ń ká tó yìí àwa mùsùlùmí ìjẹ́ àwa mọ̀túnmọ̀ kẹta ń ká tabaníká gbé jòkó suratul Fatiha kalẹ̀ a ṣe jòkó lera lera lera lera táà ní ti parí ẹ̀ àmọ́kásáré kó lákòyàwó fáwà at least ká lè bá àmọ̀túnmọ̀ díẹ̀díẹ̀ nù tàà tẹ̀ ń wí gan lórí ìrun súratul fatiha nínú àwọn ọkọ̀ tí wọ́n ma ń pè òun ni fatihatul kitab kí ni dídá fi ń pè ní fatihatul kitab ìdí ni pọ̀ ní súra àkọ́kọ́ tẹba ti sí kùránì látẹ́yìn òun gẹ́gẹ́ ni súra àkọ́kọ́ lẹ́yìn àdókù súratul baqara àwọn yòókù ta ma ń sábà ká àwọn ni súra ọwọ́ gbẹ̀yìn bí kúl wallahu ahad kúl a'udhu birabbin nas kúl a'udhu birabbil falak àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí wá ní ìtumọ̀ súra yìí ọlọ́mbẹ̀rẹ̀ pẹ̀lú pé alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ oní fún ọlọ́run ọba kí ní ń pè ní ọpẹ́ wọ́n ni tán pè ní alhamdu ká dúpẹ́ fún ọlọ́run ọba oní ká yin ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ tó pé ma al-mahabbati wa ta'adhim pẹ̀lú pé kó wà nínú ọkàn wa ìnífẹ́ fún ọlọ́run ọba àti ìbàbàrà ọlọ́run ọba subhanahu wa ta'ala so ti bá ní alhamdu ay gbogbo tán bá ti ń pè ní hamdu wọ́n ní alif and lam tó wà níwájú alhamdu yẹn kọ́ ó ti kó gbogbo tí èyàn bá ma fi ń dúpẹ́ fún ọlọ́run ọba ó ti kó sínú ìtọ́dá ń pè ní kíyàn dúpẹ́ fún ọlọ́run ọba pàápàá ní ti pàápàá o ní pé kọ́lọ̀ ọba ṣe oore fún yàn kíyàn má fọ oore yẹn kíyàn má fi ṣe lọ́hun kọ́lọ̀ ń sóre fún yàn kí yàn wá fóre yàn kí yàn fi dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà sì ni alhamdu ni ó farapẹ́ ṣúkúrù ó farapẹ́ thana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́lọ́fin sọ ní Kùránì pé la in shakartum la azidannakum ìbájẹ́ kí ń ṣe kìfìrí orí ọlọ́run ó tẹ́ rẹ̀ yẹ̀mí ọlọ́run ọba lé ó dẹ̀ nípa so a ní rabbil alamin rọ́bù oní alìmọ̀rọ́bì jẹ́mí alìkọ̀láìk o ní ọba tó ṣe pé òun ní tọ́jú gbogbo nǹkan rọ́bù ní ọba tó ṣe pé ń darí wa òun lọba tó dá wa òun lọba tí ń pèsè jíjẹ mímu fún wa òun ló fi jẹ́ pé gbà tó bẹ́ pé ọlọ́ba ló dá wa òun ní pèsè jíjẹ mímu fún wa òun ní ṣe gbogbo òun wọ̀ òṣùpá ń yọ òjò ń rọ̀ irúgbìn jáde ẹ̀mí ń bọ́ àwọn kan ń bọ́ sáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ní ṣètò gbogbo rẹ̀ tó bá jẹ́ pọ́lọ̀ ọba ní wá ń ṣètò gbogbo ẹ̀ ni ọlọ́run yẹn nìkan ló yẹ ká mọ jọ́sìn fún òun ni àwọn àfáàfin máa ń ṣàlàyé pé ká gbà pọ́lọ̀ ọba nìkan ló dá wa òun nìkan ni ó pa wá ó necessitate ká mọ sìn nìkan contradiction ni ó jẹ́ tó bá lọ́lọ́ ló dá ọ tó bá tún wá ń sìn nǹkan míì so alhamdulillah gbogbo ọpẹ́ ìwọ ọlọ́run nìkan ló ní o Rabbil alamin ọba gbogbo àgbáláyé ìtẹ́dẹ̀ ń pè ní alamin òun ni gbogbo àwẹ̀ ẹ̀dá gbogbo tó bá ti exist yàtọ̀ sọ́lọ̀ ọba o alamu ni aburahman aburahim méjèèjì ń kọ́ ìròyìn nínú àwọn òròyìn ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ni ṣẹ́rí àwọn musulmi agbúrò ní ìgbàgbọ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn orúkọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ní àwọn ìròyìn àwọn yẹn ń pè ní al-asma'u wa sifat lọ́lọ́fin sọ ní Kùránì pé walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run lémi nìkan ni mo ní àwọn orúkọ tí fi ń rẹwà jù ẹ máa pè mí ọlọ́ọ̀bá pẹ̀lú bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ̀bá ló ń kọ orúkọ tọ́lọ́run bá ti wá lóhun ló ń jẹ́ òun lágbùdọ̀ máa fi pè ọlọ́run o orúkọ tọ́lọ́run ò bá ti fi anẹ́bì ni inna Allaha jamil a ni ya jamil a ní fi ọwọ́ ara wa hún orúkọ fún ọlọ́run ní bó bá ṣe bá ìfẹ́ inú wa mú a ní kí ọlọ́run ní àdàgbà mọ́tẹ̀pá nítorí ọlọ́run ò pera rẹ̀ bẹ́ẹ̀ a ní kí ọlọ́run lálágbádá aná nígbàtí ọlọ́run ò pera rẹ̀ bẹ́ẹ̀ nítorí kò sí bá ṣe èmi ti rí bó ṣe rí àrọ́lọ́run rí ok bóyá ti rí nǹkan míì tó jọ ọlọ́run nǹkan míì tó wá jọ ọlọ́run yẹ láwá fi ya tí kí ní bá jọ ọlọ́run kí ní sí láwọn orúkọ àtàwọn ọ̀rọ̀ yìí asípẹ́ ọkọ́lọ̀ náà ni àtúrí tó tún jọ ọlọ́run asípẹ́ kò sí ọ̀nà kátà fi lè mọ́ ọkọ̀ àti ìròyìn ọlọ́run àyàfi pẹ̀lú ìró tọ́lọ́run fúnra rẹ̀ bá fún wa àtàwọn èyí tí ànẹ́bì rẹ̀ bá fún wa ibẹ̀ ní kálàsílá sí agbọ̀rọ̀ kọjá ni àsọ́lọ̀ ní mọ́ jẹ́bẹ̀ ni èyò kí fi sí ò ní máa kí ẹ ma fi pè ọlọ́run ọba wò ẹ̀dẹ́kẹjá sọ́ra àwátá mọ́ ń sọ pàfẹ́ yìn ọlọ́run a ń kí ọlọ́run ní ọba ha ọba ho ọlọ́run ò pèrà rẹ̀ ní ọba a àbí ọba o ọlọ́run ò pèrà rẹ̀ ní ọba létílukára bí ajere ọlọ́run ò pèrà rẹ̀ ní ọba kíní kan ọba òkómi ẹran àwọn ìyàwó wà lásàlátù ẹ kọjá ń bòmí báyìí ẹmù gbọ́tọ́ láwọn yin ọlọ́run ṣé ẹ̀ ń yin ọlọ́run àbẹ́ ń bú ọlọ́run àwọn ọkọ̀ tọ́lọ́ sì fi ròyìn ara tọ́lọ́ fi pẹ́ ara ẹnu kùránì pọ̀ gan léètà lè fi pẹ́ ọlọ́run ọba jẹ̀máà ẹjá sọ́ra wò abrahman ìtumẹ̀ ni ọba tí ma ń ṣe àánú ọba tí àánú rẹ̀ tó rọ kíkíká gbogbo nǹkan wọn làfá fi mọ́sàlá níbi arahman arahim wọ́n ni arahman wọ́n ni ọba tó ṣe pé àánú rẹ̀ rọ kíkíká gbogbo nǹkan àti mùmìní àti kèfèrí láyé tàwà yìí àtẹni tí ń ṣe lọ́hun àtẹni tí ò ṣe lọ́hun

ọjọ́ táwọn àṣírí bẹ̀rẹ̀ sí ní máa tú yọ́mù tarọ́bùn yọ́mù hisab yọ́mù kìyàmà o ní ọjọ́ ìkẹyìn ọjọ́ tí oníkálùkù ó mọ̀bí tí ó lọ imma janna wa imma annar yálà kó jẹ́ aljanna ni àbí kó jẹ́ inú ná iyyaka na'budu wa iyyaka nasta'in ilé wá ní àwọn kan lójoojúmọ́ ó wá ń ṣe ní láàánú pé mùsùlùmí wí ọ̀rọ̀ lójoojúmọ́ mùsùlùmí dẹ̀ ń takò ọ̀rọ̀ yìí ìtumọ̀ iyyaka na'budu ni pé ìwọ nìkan Ọlọ́run la sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ Ọlọ́run nìkan sílámà wáyé ìrànlọ́wọ́ wá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti wá fẹ́ ní bíbí ilé ni àwọn èèyàn ti sí lọ́ọ̀ nìkan máa o wọn ò dẹ̀ ti wáyé ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá wọ́n sọ fi ibn abbas radiyallahu anhuma ya gulam inni uallimuka kalimat ihfadillah yahfadik ti tam sọ pé idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah tó bá fẹ́ bèèrè tó bá fẹ́ tọrọ ya Allah ní kó wí mọ́ ni ya sẹ́wù mọ́ ni ya wòlí mọ́ pé ya Iyas mọ́ pé Abdul Qadir al-Jailani mọ́ eléyìí ṣe pé àwọn ará Saudi náà sọ rárá o inú Kùránì ni ṣé ará Saudi ló kọ Kùránì ni tó rán lómi àwọn àfáà tán pèkè lọ síbi ẹgbọ́nù gbóró wọ́n ń jí ó yẹ̀wò yẹ̀ pé ẹ lè pè nǹkan mí dẹ́yìn Ọlọ́run lẹ́fì ráwọn orí oríṣiríṣi táwọn yẹn ìbádàlá rìjálàlá o ń pè àwọn ẹlòmí ní ẹ̀yàrá tó ọkọ̀ fún ní yá Allah ọwá ní yá ìbádàlá bí Jibril bó ṣe súnmọ́ lọ́wọ́ bá tó kò á tó bẹ̀ ká pé Jibril bí annabuwa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ pé àwọn lọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù ní gbogbo ẹ̀dá kò á tó bẹ̀ ká pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn musulmi lọ síbi sàárè wọ́n lọ ń pè àwọn tí wọ́n ò tó ẹsẹ̀ bàtà nábi muhammad sallallahu alaihi wasallam nígbàtà nábi dẹ̀ wà láyé àwọn èèyàn máa wá látàwọn ààyè ẹnìkan wá láti lú wọn ló ti wá sọ́dọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi ń ṣe kútùbà báyìí jọ jímà báyìí náà ni bó ṣe dóṣẹ́ nọ̀nà ni pé yá à ah, kẹwọ́ ojú sí ọlọ́ọ̀bá kò sí omi máa ń luwa òjò rọ́ àwọn nǹkan gúgbìn ti fẹ́ ẹkútán dákùn bá wa bẹ ọlọ́run allahu akbar

ànábì èyí ń ṣe àwọn nǹkan yẹn máa ń pè wọ́n lè ní táwọn yẹn ń fi ànábì sókogó pẹ̀lú ọlọ́run ànábì ni ó gbà mí o nípa àwọn yẹn pàbí Muhammadu gbà mí o ẹni tó bá gbà ọlọ́run ló gbolúwa rẹ̀ ẹbọ ló ń ṣe yẹn o ó ṣe Islam o intanabi wa bájà gẹ́gẹ́ ló ń sọ yẹn káwọn pé ya Abdulkadir Abdulkadir mo dòkó ẹmú Abdulkadir má jẹ ń jábọ́ àwọn yẹn wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ muhammadu ọjà wọ́lá bí a mọ́bọ̀ já gbọ́rọ̀gbọ́rọ̀ dákùn gbàwà dákùn ṣàánú wa láà musulmi ń sọ bẹ́ẹ̀ iyyaka na'budu ọlọ́run ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan la máa wá ìrànlọ́wọ́ wá ibi táwọn yẹ́dẹ̀ ti máa ń kó sí ẹbọ jù jẹma òun náà níbi ọ̀rọ̀ kásàdúwà nítorí ẹ̀dá Ọlọ́run nìkan ló yẹ ká máa pè in tọ́lọ̀ ráhùn òjíṣẹ́ kan wá sọ fáwọn èèyàn pé ẹ gbọ́dọ̀ pẹ́ lómi ẹlẹ́kùn sọ wá tọ́ kọwá jẹ́ pójíṣẹ́ tọ́lọ̀ ní sọ fún ọkà máa pẹ̀ lómi àfèmì nìkan kọwá jẹ́ pójíṣẹ́ òun làwá náà wá máa pè ṣẹ́gbẹ́kò tọ́ òun ló jẹ́ pé Islam fi òfin fàyè gba ká máa sí òkú síbi táwọn èèyàn ti wá lọ máa sìn ká máa sí òkú sínú mọ́ṣálásí ká sin sí wáṣú gbájú mọ́ṣálásí Islam ò fi fàyè gba ká dìsáìn sàárè Islam ò fàyè gba wallahi ànẹ́bì sépìlẹ̀ wọ̀n tán ti bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n design sàárè tí wọ́n kókúta sí tí wọ́n yọ èsì tí wọ́n kásọ green islam of àyíbá abadan ẹ̀sìn sàárè ni nígbàtí annabi sallallahu alaihi wasallam tí wọ́n ṣe fatu maka tí wọ́n padà gba maka lọ́wọ́ àwọn ẹlẹ́bọ tó dìlú musulmi tán ànígbà ni pé ẹ gbọ́dọ̀ fi sàárè kan lẹ̀ tó bá ilé gajù táwọn yẹn bá ti lé ń pọ́n lé ẹlẹ́fù sàárè yẹn ẹlẹ́fù rẹ̀ dànù ni ọ gbọ́dọ̀ dúó táwọn yẹn ní ayé Umar radiyallahu anhu nígbà tó rí pé igi ridwan igi táwọn sahabi Ànábì ti fánàbí ní bayatu ridwan níbi sulhu Hudaybiyah Umaru wípá yẹn ti ń dún bí gìí jù wọ́n fẹ́ mọ́ ní ìgbàgbọ́ kan parẹ̀ wà láì mọ́rùn ni wọ́n dẹ̀ parẹ́ pé wọ́n pa àlà rẹ̀ rẹ́ ìdí ni wípé tẹ́ bá fi ilẹ̀ tó bá pẹ́ bẹ́ẹ̀ bẹ́yìn ò bá ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ àwọn tán bọ̀ lẹ́yìn ó salam àwọn èrè tí wọ́n mọ́ kalẹ̀ wọn ò kún sí tí wọ́n wọ́n kàn fi rántí àwọn àfáà gidi ni àwọn generation yẹn lọ́tán ṣètò ní dẹ̀dí ó dẹ̀ ń sọ fún wọn pé àwọn èrè yìí làwọn ọlọ́run táwọn bàbá yín sìn ẹ máa sìn wọ́n gbogbo àwọn sàárè táwa náà ń bá bàrà lénìí ṣètò ní ó dé lọ́la yóò wá sọ fáwọn ọmọ wa táwọn bá ti ní màá pa ìsìn má wípé àwọn ọlọ́run yìí ni bí ó ṣe gbé wọn kó lórí ẹ̀sìn Islam bí ó ṣe gbé wọn sínú ẹbọ nìyẹn ẹ wá wo àwọn ìlú lénìí wọ́gọ́ kan lè tẹ́ sí online fúnra rẹ̀ wá wo àwọn sàárè nílùú mùsùlùmí

asùwà ní pé ihdina siratal mustaqim ọlọ́n dákùn fi wá mọ́nà ojú ọ̀nà tó lọ tààràtà kí ni siratal mustaqim òun náà ni ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ojú ọ̀nà gẹ́gẹ́ bí ibn mas'ud radiyallahu anhu abdullah bin mas'ud gẹ́gẹ́ bẹ́ ìṣàlàyé pé siratul mustaqim yẹ́ òun ni sirat léyìí tí ọlọ́run ọba fi àwọn sí ìgbẹ́ the other end rẹ̀ inú aljanna ló jásí so tí wẹ̀ ní pé siratul mustaqim òní ojú ọ̀nà tó lọ tààràtà ghayril magdubi alayhim ọlọ́run gbéwà jìnnà sí ojú ọ̀nà àwọn magdubi alayhim tánàpẹ̀ ni magdubi alayhim humul yahud àwọn làwọn yahudi àwọn jews àwọn tí wọ́n ń pa àwọn ọmọ ìyá wa ní palestine àwọn yahudi nìyẹn ọ̀tá ni wọ́n o wọn èkè ń ṣe ọ̀rẹ́ eh àwọn tí wọ́n bá tán bá ti jẹ́ ẹlẹ́bọ tán bá ti lè mú ọlọ́ọ̀bá lọ́ta wọ́n ti mú àwa mùsùlùmí náà lọ́ta nìyẹn kí ní yìí tó yẹ kí gbogbo mùsùlùmí mú ní príncipù nìyẹn ìwọ́n tó bá ti lè mú Ọlọ́run lọ́ta ọtúnmẹ́mì náà lọ́ta because èmi tó ń wò yí o ẹrú sí Ọlọ́run lè ọtí mú lọ́ta magdubi alim kí ni túnmọ̀ rẹ̀ ní Yahudi àwọn yahudi ní ojú ọ̀nà tán gbà ń ṣe nǹkan tí wọ́n wọ́n ní bá ṣe ń ṣe ẹ̀sìn tí wọ́n ẹ má rí ojú ọ̀nà wọn àwa ń bi ọlọ́run ọlọ́run dákun gbé wa ya ojú ọ̀nà àwọn yahudi wọ́n dẹ̀ ń pè wọ́n ní magdub alayhim ayé àwọn tọ́lọ́wọ́ ọba ti bínú sí kí nìdí ìdí ni wípé wọ́n ní ìmọ̀ wọn ò kí ń lo ìmọ̀ yẹn níbi ìjọsìn àwọn yahudi ní ìmọ̀ nípa ẹ̀sìn àmọ́ wọ́n yìí kí ń lo ìmọ̀ yẹn níbi ẹ̀sìn wọ́n mọ̀ yìí pé ọlọ́run bá ní àṣẹ nǹkan báyìí àmọ́ wọn ò nílò kódà ìntẹ́tùmọ̀ ń ṣe ní wípé àwọn tọ́lọ́run bá ní àṣẹ ó ní bá ṣe máa ń panẹ́fìtì àwọn ayá wa tọ́lọ̀bá fún wọn àwọn àṣẹ tọ́lọ̀bá fún wọn ó ti ní bá ṣe bẹ́ndì rẹ̀ yuharrifuna al-kalima an mawadi'ihi ó ti ní bá ṣe máa ń fi ẹnu tú ìwé wọn láwọn yẹ̀wúdí yẹn exactly báwọn àfóhùn bídí àṣẹ́ǹsẹ̀ lé ní iná ọ̀tọ̀lọ́rọ̀ tọ́lọ̀ sọ ní kùránì o káfà mọ́ sọ fí pé fásọlá ń bẹnu kùránì ẹgbù ọ̀rọ̀ báwọn yẹ̀wúdí ṣe mọ́ sí exactly wallahi tọ́lọ́wọ̀ sọ wọ́n sì lọ́wọ́ ní kùránì àfóhùn wà sí sọ ń gbogbo iná ó sọ nù rí náà ó ní fásọlá ń bẹnu kùránì bí kẹ́lómi ní pàkátà náà bẹnu kùránì mọ̀mílẹ́dẹ́ kì ní pé báwọn yẹ̀wúdí ṣe ń ṣe nìyẹn wọ́n mọ́ tọ́lọ́ sọ wọ́n dẹ̀ nítorí pé fẹ́ pàwọn èèyàn lẹ́rìn-ín àbọ́n fẹ́ gbó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ti wá gbó kan tẹ́fẹ́ ṣe wá sí fún wọ́n wà lókò rẹ̀ náà wà ní kùránì tán bá ti wá sọ ẹni ó wà kó wá wọ̀lọ́ ìbáwọn yẹ̀wúdí ṣe ń ṣe nìyẹn nínú àwọn ète táwọn yẹ̀wúdí tún máa ń lò wọ́n tún lo ète kan nígbà tọ́lọ́ sọ pé wọ́n gbúdọ̀ pa ẹja níjọ́ Saturday yàmù Sabt àwọn yẹ̀wúdí Ọlọ́run àwọn ànábì wọ́n ti sọ fún ẹgbẹ́ ẹgbọ́dọ̀ sí o wọ́n wà lọ sẹ́ẹ̀tì àwọn kalẹ̀ nẹ́ẹ̀tì kalẹ̀ sódò níjọ friday wọ́n wà lọ kó ẹja yẹn níjọ sunday wọ́n wà ní ìkúlòdó saturday wọ́n fi lọ́dọ̀ tí wọ́n ti fi làákàyè ara wọn ṣeré báyẹn pé ṣùgbọ́n ní ni a nílọ àmá ti lọ sẹ́ẹ̀tì friday kó lè bá sunday a sì lọ kó exactly báwọn yẹn ṣe ń ṣe lé nìyàn látẹ́kọ̀ọ́ bù musulmi oyin ìwọ̀lẹ́ni gbèsè si òdá ẹbọ́ sí wá fákátó ẹlùmí ó sì kini kí ni àfáàmí ó sọ àmọ́ sọ fún ìgbò pé ẹ látẹ́kùnwọ̀ gúlọ ọlọ́run sọ ọlọ́run ní ẹmọ́ sí àwọn ní ẹmọ́ súnmọ́ ní kò ní ẹmọ́ sí ẹwù àfá ẹwù ọ̀lẹ́nu àfá bí àwọn yehudi exactly Gege bí àwọn yehudi ṣe máa ń ṣe exactly wà lọ́tọ́ bá fẹ́ example yẹn àwọn àfọ́n sọ kú sọ nù gbogbo nǹkan lọ́wọ́ wọn ọlọ́run ní látẹ́kùnwọ̀ bú sí látẹ́kùnwọ̀ bó wà abúlágbù látẹ́fà lọ ni látẹ́kùnwọ̀ bú ni pé gbogbo tí ó ti ẹ̀jẹ́ ọjẹ́ sí náà gamọ́tún débẹ̀

wọ́la dọ̀ọ̀lín àti ojú ọ̀nà àwọn nàṣọ́rọ̀ àwọn dọ̀ọ̀lún àwọn làwọn christians kí ni títà fi ń pè wọ́n ní dọ̀ọ̀lún ẹni ànù òní wíké àwọn ma ń sin lọ́run lórí àìmọ̀kan àwọn kan sàdédé ma yahudi ni wọ́n ìdàkejì àwọn yahudi ni yahudi níma àmọ́ wọn nílò wọ́n dẹ̀ mọ́mọ́ bẹ́ndì ìmọ̀tán ní ẹ àwọn nàṣọ́rọ̀ tí ẹ̀ ń wulẹ̀ wá mà kò sí mọ̀ kankan sin lọ́run lórí láwọn àfáàfí mọ́ ní àwọn àtọ́bájáfà nínú àlúmà yìí tán bá mọ́ ń bẹ́ndì ayà kùránì àti àdísà nẹ́gbà Muhammad kó lè bàbá fẹ́nu wọn mú wọ́n ti ju àwọn Yẹ̀húdí tẹ́bá ara wọn kan tẹ́bá ń sin lọ́n nínú àlúmà wa táwọn èkín fi ìmọ́ sin lọ́n àwọn náà ti ju àwọn nasọ́rọ́ ẹwà wo lè ní mùsùlùmí tí wọ́n ni Christmas ò Christmas ò sínú ojú ọ̀nà àwọn nasọ́rọ́ ọdẹ ni Ọlọ́run gbé mi jìnà kó lójú ọ̀nà àwọn nasọ́rọ́ ọdẹ ń bá wọn ṣe Christmas àwọn bá wọn ṣe new year <clears throat> ẹjọ́ ń ṣe easter ní ìmí tún tẹ̀lé wọn lọ chọ́ọ̀chì mélòó mélòó àwọn ìyàwó ní ìsinmi ẹ̀tọ́ bá lọ́jọ́ sunday láwọn chọ́ọ̀chì òkè mẹ́mbá yí ọkùnrin wọn bá mú kódà lómi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa ń bọ́jàbù kan tó lọ níwọ̀n tí bọ́jàbù wọn ń wọ̀jàbù ọnù bẹ̀ báyìí hmm, ti lọ kí nìdí kò fi sí lọ́wọ́ ọkà máa ṣe gbogbo nǹkan gbúrú ní gbogbo ẹ̀nà ní ká ní ọlọ́run ló bẹni tí ń sí gbogbo sí ìtọ́ sí tọ́ sí sáàtì jẹ́ kí wà rẹ̀ dá àìmọ̀kan lọ fi ń sọ̀rọ̀ yẹn ẹni tó bá dẹ̀ ń fi àìmọ̀kan sí lọ́wọ́n ọba subhanahu wa ta'ala a ó ti ń rí ojú ọ̀nà àwọn nàṣọ́rọ̀ ọlọ́run dẹ̀ nígbà irújọsìn bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmọ̀nẹ́ni kọ̀ọ̀kan wa an bí Allah subhanahu wa ta'ala kó gbé wa jìnà sí ojú ọ̀nà àwọn yahud àti ìwọ̀lọ́ òní kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa lórí bẹ́ẹ̀ allahumma a'izzal islam wal muslimin allahumma a'izzal islam wal muslimin allahumma a'izzal islam wal muslimin wa adhilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din وانصر عبادك المسلمين وانصر عبادك المستضعفين في كل بلد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب